وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض فقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا لقد كفر النزاع حول مسألة الفدية والإطعام أو القضاء للحبلى والمرض وكذلك الشيء الكبير أو المرأة الكبيرة فإن شاء الله تعالى هذه الخطبة تكون فصل الخطاب بهذه المسألة ولكن أمتنا واعلموا أن أهل العلم اختلفوا في هذه المسألة قديما وحديثا وسبب خلافهم أنه ليس هناك نص قاطع صحيح صريح في وجوب أي قول من هذه الأقوال ولكن كل يعامل ربه بما يبتقي من عنده من عفوه وكرمه وفضله لذلك ندور بعون من الرحمن في هذه المسألة حيث دار ما استقروا آل العلم وما بدأ لهم من الأدلة وما كان نتيجة الاستقراء لكل قول من أدل أقوال أو لكل قول الأصحاب إن شاء الله تعالى أقول فبريرة سواء المسلمين أن ترى لكون كرات جرفان النبي صلى الله عليه وسلم أتبريرة نتبع ما جك يفنقوا الله بان سالكون كان النبي وبان سالكون لاري

lẹ́yìn júmọ́ ilé ibi inú láì tààlá ọ̀rọ̀ ìtìkáàfù ọ̀rọ̀ bá sì sọdún ilókùtà padà fẹ́ máa sọ bí ìdìn láìlì wájìl kọ̀hár sábà pé júmọ́ méjì náà ó ní ó kù fún wa nínú Ramadan ti tọdún yìí kọ bàrídà kọjọ́ kó sì dákan kó jẹ́ gbogbo rẹ̀ ọba wa láyé jẹmáà tipẹ́tipẹ́ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdọọdún àtàsìkò lásìkò kẹsàsìkò kejì òun ni ahanyahanya ní ma ń pọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ lórí àwọn obìnrin tí wọ́n lóyún nú lórí àgbàlagbà arúgbó bóòun ó sì dáwẹ̀ padà obìnrin lọ́jẹ́ni ọkùnrin lọ́jẹ́ni olágbàlagbà arúgbó yìí bóòun ó sì dáwẹ̀ padà ṣé wọ́n ni ṣé wọ́n gbáwẹ̀ padà ni ṣé wọ́n tún bọ́ọ̀yàn tí wọ́n tún gbáwẹ̀ ni kí ni kókò tí wọ́n ó ṣe ayányẹ̀ ìwá

lana hadiyan lahum subulana jama'a mas'alai ka madamu jina ka kokko tusu desale koko obirin tin tomolo obirin to loyunu lara ike olohun oun ni ki a so wipe lasiko ramadan o tó bá jẹ́ pé agbára lati ọ̀kà láti gba àwẹ̀ kákọ́kọ́ ti ẹ̀rí ìdẹwọ́ látọ̀dọ̀ ọba dẹ́dà wípé ẹsì láǹfàní àti máa jáwẹ̀ o kákọ́kọ́ gbàyùn sí ara àkẹ́ mo sì ní tí wọ́n bá bi wá léèrè wípé kí Ọlọ́run ọba kọ kọ́ tí ó wà jẹ́ ìnira fún wa jàmáà ẹwà wọn tí ń hun ẹ̀sìn fúnra wọn ẹ̀rì wípé bí tí a bàjá ibi pé gbogbo àwátà ń sí islamu òtọ́ ibi ká wọn ni nírú àsìkò yìí kéèyàn ọ̀gbẹ́ni láago mẹ́sàn alẹ́ oyún ẹ̀mẹ́ tí ọmọ so tẹ́mì bá ń lọ orílẹ̀ lọ́sùn tí mo bá máa dẹ́jì bí fọ́ o kó tó rí pé máa tó kí àsùn bá kí n jẹ́ ọkọ́ bọ́lọ́ ọba mi nájú tí mo rílọ̀ wọn ní ìtàn kọjá wájú ìta àánú ọmọ ṣe yẹ fún ṣùgbọ́n jẹ́ táwọn bàṣọ́ wọn sọ pé Islam yìí ló le lọ́wọ́lọ́wọ́ bá ìta lọ́mà pé ẹ̀ṣẹ̀ àwọn kìrìsẹ́nì bẹ́ntà àwẹ̀ wọn bẹ́ntà ẹ̀ lé bó ti ẹ̀jẹ̀ pàà ní ẹ́ wọ́n ti káyùn kó lórílẹ̀ kò sí àwẹ̀ lórílẹ̀ ó ti wà rí níjọ́ tọ́lọ̀ wọn bá ń lo slábọ́ọ̀sì yẹn fún wọn pẹ̀lú ànábì wọn ẹ̀lọ́mùlọ gbogbo ẹn tó kùlàyé lónìí ó sì islamu kò sí islamu kìí sọ lẹ́yìn jésù o kò sí kẹ̀kẹ́ ni wọ́n tó mọ́lẹ́yà rẹ̀ bí ìsá ọmọlẹ́yà nẹ́bìn gbogbo wa pátá àwa pin méjì àwa làwà gbọ́ta àgbà àwọn yòókù àwọn kèfèrí rúmà àti ànẹ́bì ìlàwọlé yìí wọ́n lẹ́skúsì àwambọ̀ lára àkẹsẹ́ onípèwò obìnrin tó lóyún nú yìí because tí wọ́n bá sọ pé obìnrin tó lóyún náà àtọ́bìn tí ń tọ́mọ lọ nígbà Ramadan ti bá yín láyé ẹ̀ lẹ́skúsì kẹ́mọ̀ kó fi àwẹ̀ ẹ̀lẹ̀ tó bá jẹ́ pé oyún yẹn ti fẹ́ dọ́wọ́ parí ààrẹ rẹ̀ ìbáàjẹ̀ bẹ̀rẹ̀ ìbáàjẹ̀ àrin oyún ìbáàjẹ̀ gbẹ̀ tí ó sàtò rí bẹ̀ ìbáàsì jẹ́ ìbẹ̀rẹ̀ ìtọ́mọ ìbáàjẹ̀ àrin ìtọ́mọ ìbáàjẹ̀ ìparí ìtọ́mọ ọlọ́run fọ̀rọ̀ lẹ́bẹ̀ tó ní kúrísìírísìí lọ́dá àwọn obìnrin obìnrin mi bẹ pé oyún ọjà rabirabi lára rẹ̀ ìbẹ̀rẹ̀ nìkan náà ni tó bá ti mú oṣù mẹ́rin báyìí ó ti yí ẹlòmí ìsìnrìn kankan se ń bẹ̀rẹ̀ àárín tí ó ti bẹ̀rẹ̀ nígbàtí ọbẹ̀ mẹ́rin lóbi oṣù mẹ́fà àbọ̀ sí méje yọba sí stop ẹlòmí títí ẹ̀bá ti oṣù mẹ́fà àbọ̀ báyìí o ní ó ti lọ máa sinmi sọ́spítù títí tí ọlọ́mọdé àgbékò lẹ́nu bí wá o dákùsànú wá o kó tó di wípé ọba dẹ́dọ̀ ó mú sí sọ̀kalẹ̀ wa bákan náà láti mọ̀ wípé bákan náà kò sí ọgbọ́n tó ń di ọ̀bá ti pọ̀ náà yẹ kílù lábàní wàrà tó fẹ́ jáde náà yóò kéré tí wàrà bá sì kéré yàtàdọ́rọ̀rù bí dáálíkà rọ̀bí ọmọ náà tí ọ̀bá ti mú tí ọ kanú kí ní ìsáwọnú ara wọn àwọ̀mbọ̀ kí wá ní ojúṣe wa jẹmọ́ ẹ̀já lọ mú lọ ọ̀rọ̀ àwọn mímà ọ̀pẹ̀kàwò ó ń kálukú oní ó sí ẹ̀mí rẹ̀ wípé kí mórí pọ́ tẹ́mi lọ́rùn tí ń lè mùdéwájú ọlọ́run tí ìmì máa ṣe hàn ìhàn nínú àwọn ọ̀rọ̀ kí ló sì fà kò sí ẹ̀rí báyìí dàrẹ́tì sàn tọwa sápaná látọ̀dọ̀ bà dẹ́dà abẹ́n tó fẹ́ sí ìrìnà tó jẹ́ ànábì wípé dandan eléyìí lóbìnrin gbọ́dọ̀ mú tó lóyúnú dandan eléyìí lóbìnrin gbọ́dọ̀ mú tí àwọn ẹ̀rí tí ń wá lọ́tún lọ́sì ìgbìyànjú àwọn àfáà olóńkálukú fi ń jáde síbi tí wọ́n sọ ẹrù kàtí wọ́n jáde sí hùn àkọ́kọ́ a ma mẹ́rin wá lórí rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ lórí mas'ala sí ọ̀rọ̀ mẹ́rin o ó ju ọ̀rọ̀ mẹ́rin lọ káwà mú márùn àkọ́kọ́ ọ̀rọ̀ òun ni mùrọ̀ áàtù al-murdi wal-hubula wat-tifli wal-janin ka se i'tibaru kini sele gan ora kokonu ki la fe wo ka wo obirin to lo yun nush ka obirin tin yi ma loyi no ka wo magan no ka gbogbo gugun wa papo wo obirin tin to ma lo obirin ti oloyunu

ọwá pín mẹ́ta ìyẹn jẹ́ mẹ́jẹ̀bọ̀ àwọn Hanabila ó sì rí ìtọ́jú akí ma sọ́débẹ̀un ìpín àkọ́kọ́ alhálátùlù ula an tufkiro murdi walihubula khawfan ala anfusihima kí obì tí ń tọ́mọ lọ bẹnu ni yálẹ̀ tí ń fúnlọ́yàn lọ ni wọn ò ní pẹ̀lú ẹ̀ àwọn hanabila ni tó bá pẹ́ torí ilé ìlòbìnrin bá fi ẹjáwẹ̀ ẹ sọ fúrú obìnrin bá ń wípé tẹ́kùdí ìjọ yẹn obìnrin ó dáwẹ̀ yẹn padà nígbàtí Ramadan bá lọ tán mẹ́ta lọ́já o mẹ́rin hukumu rẹ̀ tọ́rọ̀ bá rí hukumu marib

tó bá ti jẹ́ pẹ́lú eléyìn òní ti ẹ̀ náà bí aláàrẹ náà ni yóò sàn yí ọjọ́ tó ọsẹ o tó bá já padà ọ̀rọ̀ ẹ̀kejì ìdá àftọ́rọ̀ta lè mọ́sálàtì alìjẹ̀nín àwírọ̀bí tó bèèrè tó lóyún oúnú bá jáwẹ̀ kèése torí ara rẹ̀ nítorí ọmọ gẹ́gẹ́ ara egun rẹ̀ ń bẹ tó lébẹ̀ ṣùgbọ́n

iye ọjọ́ tí wọ́n bá jáun wọ́n san padà lórí ọjọ́ kọ̀ọ̀kan náà wọ́n sì tún máa bọ́ọ̀yàn nítorí wípé nǹkan méjì ló ṣẹlẹ̀ sí wọn jáwẹ̀ ìjáwẹ̀ ṣẹlẹ̀ sí wọn nítorí pé wọ́n fẹ́ rescue ẹlòmí ìrescue ẹlòmí ọsàn ẹ̀dẹ̀n tí ó máa bọ́ọ̀yàn ìmàmà jáwẹ̀ nítorí wípé wọ́n fẹ́ rescue ẹlòmí wọ́n bọ́ sípò ẹni tó jáwẹ̀ fọ́lọ́hun ẹ má ti jáwé ọkùnrin ẹgbà àwẹ̀ tẹ́lẹ̀ ẹ ń tọ́wọ́ ajá pé kèèsè torí àlẹ́ ìjáwẹ̀ ọjáwẹ̀ nítorí ẹlòmí ni yóò tún bọ́ọ̀yàn alahadal qawl ó di méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta antuftira lilmashalatayn jami'a wọ́n jáwẹ̀ nítorí ara wọn àti torí ọmọ olóyún ní hey ara

máa bọ́ọ̀yàn gbàwẹ̀ nìkẹ́ padà òní ọjẹ́ gbàwẹ̀ nìkẹ́ padà ọwá mú ojú méjì ọgbàwẹ̀ ó tún máa bọ́ọ̀yàn bọọ mú kí ni o mú ojú kan kàtúnsọ ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn Hanabila mẹ́ta ló pín sí àkọ́kọ́ ni kóbìnrin ọjáwẹ̀ nítorí ara rẹ̀ torí tí ń bẹ̀rù ara rẹ̀ àbí torí pé ń tí ń ara rẹ̀ yọ́ san iye ọjọ́ padà ó làwọn tọ́bọ́ wá jẹ́ pé no torí ọmọ ní nǹkan kò sún gẹ́gẹ́ yóò máa san iye ọjọ́ ń padà torí kò jáwẹ̀ yóò sì wà máa bọ́yàn torí pé kèèṣe torí ààrẹ lè jáwẹ̀ bẹ́ẹ̀ sì ni pìlẹ̀ tọ́lọ ní ọjáwẹ̀ torí ààrẹ ọ̀nà ní ọjáwẹ̀ a ìdáwẹ̀ padà lọ́dọ̀ ìyá nìkan àdúbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sẹ́ fọwọ́ àkọ́kọ́ ló pín mẹ́ta àti kó mẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé tó bá ti rí bá wọn laysa alayhim al-qada'u wa innama alayhim al-i'tab an ṣé torí ara rẹ̀ ní o ṣé torí ọmọ ní o ṣé kò sí tọ́ka àwọn olọ́mọ pé ara àwọn ògbé ọjọ́ torí ọmọ ọ̀pẹ̀fẹ́ gbogbo rẹ̀ ìdájú ẹyọ kan náà ni ẹ̀sọ fúrú obìnrin bẹ́ẹ̀ wípé kọ́ mọ́ o ogun ni o kọ́nà ìbá àmọ́gbà gbogbo wa wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àkọ́kọ́ jẹ́ min hadithi Anas bin Malik radiyallahu ta'ala rọ̀tọ̀ ahadban Kushayr ó ní anúsàrán sọ wípé inna Allah wada'a as-siyam anil murdi wal hubla ọlọ́run ọba ó ti gbé àwẹ̀ kúò fóbi ìtọ́ bá lóyúnú àwòbí ti ń tọ́ malọ́ mọ́lẹ́rì kan sẹ́rì mi ìtúwà mọ́lẹ́rì mi ìtúwà wọ́n bèèrè mi ọ̀wà wọ́n ni jẹ́ min asara bin abbas radiyallahu ta'ala anhu fi qawli Allahi ta'ala wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin jẹ́mọ́ sẹ́rí fìtìdáyìlà amúrí nígbàtọ̀ ní ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ kánà náàsù mọ̀kọ́yàrí na bẹ́yìnà an yà súnmú wà bẹ́yìnà an yúftìrú wà yútìrìmú fàmán ṣáà sọ́mà wà mán ṣáà àfọ́rọ̀ wà ápù àmà an kulli yawmi miskina tàhírùnú nígbàtàwẹ̀ sẹ́sẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ dẹ́dẹ́ ni gbígbà àwẹ̀ dẹ́dẹ́ sì tún nikọ́ ó ọba adẹ́dà okùnrin méjì ìjọ náà pé sẹ́rẹ́ ń bá fẹ́ gbàwẹ̀ náà ẹgbàwẹ̀ ẹ ń bá wá lágbára àti gbààwẹ̀ tí ó wà fẹ́ gbà mo tún yọ̀ǹda fún náà ṣùgbọ́n kó máa bú aláìní fún ọjọ́ kọ̀ọ̀kan kó máa bú aláìní fún ni o fún ọjọ́ kọ̀ọ̀kan nígbàtí àwẹ̀ bẹ̀rẹ̀ nínú islamu àwọn èèyàn pín méjì ẹlòmí tó lágbára àti gbààwẹ̀ kò ní gbààwẹ̀ yóò sì máa bọ́yàn ṣe mẹ́ pé ìkẹ́ náà tó ni ọlọ́run tó alhamdulillah kọgbà tí èyàn bá wá ń gbà tí tó ń bọ́ yàn kọ́ olówó júrí ọlọ́run kèsì ìrànlọ́rọ̀ rẹ̀ gbána abúrúkú náà fásitì wá ní ṣùgbọ́n gbọ̀ wá yá ayà wá sọ̀kalẹ̀ padà wípé faman shahida minkumu shahra falyasum ẹ́ tí wọ́n tàfíìrù ní pé tọ́báwì ẹgbàwẹ̀ tọ́wọ́yìn mẹ́gbàwẹ̀ ọdá ẹgbọ̀rọ̀ mẹ́gbàwẹ̀ wá ṣẹlẹ̀ fún gbogbo ẹmbá lágbára àti gbà tó bó wá rí bẹ́ẹ̀ sí ìdàjọ́ ti tán báhùn abúlábùnà bá sì ní ọ̀tàn máa yùtì kọ́ ní sọ́ọ̀ táà méjèèjì sí lágbára láti ṣe kíni o láti lè gbààwẹ̀ fàyúftìrọ́ni wàyútù ìmáni irú wọn lè padà máa jáwẹ̀ tí wọ́n wà máa bọ́yàn dípò rẹ̀ fàyí bẹ́ẹ̀ náà nìdájọ́ pẹ̀lú múrúbí ẹni tí ń tọ́mà lọ wà lè húbùlà tó lóyúnú ìdáhọ́ fàtà àlá àwùlàdíìmà táà méjèèjì bá ń bẹ̀rù lórí ọmọ wọn yálẹ̀ tí ń tọ́lọ́ ni o yálẹ̀ tí ń bẹnú ni o àtọ́rọ̀ta wá àtọ̀ àmàta wọ́n ma jáwẹ̀ wọ́n wà máa bọ́yàn padà wípé wọ́n sọ padà kò sí tí bá obìnrin tó àti obìnrin tí ń tọ́mọ aléìhìm alkọ́dọ̀ àwọn méjèèjì iye tí wọ́n bá já kí wọ́n kọ́ lẹ̀ dáadáa wọ́n san o dúnlẹ̀ ìtọ́hàm wọn ò ní bọ́ọ̀yàn o wọ́n máa sàwẹ̀ padà ní ọjẹ́dàkejì ọ̀rọ̀ ti ẹlẹ́ẹ̀kejì wọ́n wọn o ó ní àtàhír bainal qada'i wal it'am àwọn àfà nírin ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní obè tó bá lóyún oónú ńgbà Ramadan dé àbí tọ́mọlọ́ ńgbà Ramadan dé ọwọ́ méjèèjì ti rọrùn tí wọ́n bá jáwẹ̀ bá wùn àwọn padà bí wọ́n bá jáwẹ̀ bá wùn tí wọ́n bá ti mú kàwọn olùmúkèjì ètò ni wọ́n mú ó sì ilé jáwẹ̀ mẹ́wàá ni ó wà lọ́rùn rẹ̀ o lè bọ́yàn fún márùn-ún kọ márùn-ún ó sì ilé gba mẹ́ta tó bá ti sú parí méje èyí tọ́ bá wù ní kó ṣe nínú kíni o nínú méjèèjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn ni obi

so àtàbọ̀ ọ̀yàn o àtàgbàrẹ̀ padà o ma wà náà gbẹdẹmúkẹ ọ̀rọ̀ wa di márùn àwambọ̀ sí ẹwà rọrọ̀ márùn ìṣì ẹ̀sìn wà rí ọwá kù sí bí pé kí ló ń kàrùkọ́ ìgbọ́lọ̀ lù àwọn ọ̀rọ̀ ìṣì lọ́dọ̀ àwọn àfáà ní Saudiya ọ̀rọ̀ àkọ́kọ́ òní mẹ́zàbù Hanabila tẹ́ntẹ̀lẹ̀ bọ̀bálbáni rọ̀sánà Allah ta'ala àwọn mú pé kóbi ọmọ àbọ́yàn ọkùnkùn náà lọ́bẹ̀ àtàfà mi ẹlòmí ẹ̀rù ti ẹ̀ ń báwọn èèyàn náà tóòtọ́

tàbáwà gbogbo ọ̀rọ̀ ilọ̀ tààwùbọ̀ ọ̀rọ̀ kan bẹ́m̀bẹ̀ tó gba ẹlẹ́gẹ́ òun ni pé obi ò ní máa bọ́ọ̀yàn o tó bá jáwẹ̀ torí pọ́ wà ní oyún àbọ̀jáwẹ̀ torí pé ọ wà ní kíni ọ wà ní orí pé ń san iye ọjọ́ ń padà àwọn tí ó mọ́rọ̀ yìí wọ́n fèsì lórí àwọn tí a sọ wípé

tí ó dákọ pé wọ́n san àwẹ̀ padà eyín fún walmurdi walhubla ìdá khafata ala auladihima aftarata wa at'amata obi tó lóyúnú obi tó sì jẹ́ pé ń tọmọ lọ tẹ́rù bá bà lórí ọ̀rọ̀ ọmọ wọn wọ́n ma jáwẹ̀ wọn wọ́n mọ̀ bẹ́yàn padà wọ́n ní kọ̀dákọ kọ̀dọ́wù torípàá tí ń bá sọ̀rọ̀ ìjọ́nà lọ́m ọ̀rọ̀ yé wọn gbogbo ilé ìhtìmálù náà ni ṣùgbọ́n kẹkẹ wọn bẹ̀ ń bẹ̀ tọ̀jọ́rọ̀ usul rahimallahu shaykh ibn Uthaymin rahimallahu ta'ala mọ́díábù wọn o là kọ̀kọ́ tí mọ́ sọ bàbá èyí táwọn náà fi ń sin lọ́n tó sì jẹ́ pé lè mi náà sálẹ̀sá tí mo fẹ́ gbé pàdé ọba dẹ́dà lọ́wọ́ tí mọ́ sọ́rọ̀ ọlọ́run wa ọba dẹ́dà ní ayyama ma'adudat ẹ̀sọ́ra yí dáadáa o Ramadan yìí bí ifá bí ifó ó ní yíò nǹkan ó ti lọ́wọ́ ọjọ́ rẹ̀ ọ̀pọ̀ fọmọ̀kánà minkum maríbọ̀ ẹni ara rẹ̀ ọba yánu yí awọ́ alàsáfarin àbí ń fún yí láwọn àsìkò torí ara níní kẹwà àgbà padà mo sì mọ̀ ara níní ń bẹ ara níní náà ní ń bẹ kọ̀yọ̀ǹda fẹ́ ni ara ń ni tó torí ara ní ni jáwẹ̀ kí lára ní ni àjò kí lára ní ni ààrẹ ó ní wọ́n bà padà ẹnìkan wá fẹ́ jáwẹ̀ torí pé ara ààrẹ ò sí láàrẹ bá ń sọ nínú oyún ìdàjọ́ ọ̀tọ̀nu ó ti bá wọn láàrẹ lọ ṣùgbọ́n oyún mi o ọmọ tí mọ̀ ń tọ́lọ ó wá fẹ́ jáwẹ̀ kí ló ń fẹ́ jáwẹ̀ sí ọlọ́run ò fún ẹni tọ́jẹ́ wípé ààrẹ bá nira gan lára rẹ̀ àjò gbé ìnira wọnú ìsẹ̀mí rẹ̀ ọlọ́run fún ẹlẹ́skúsì kò sì yọ̀ǹda àwẹ̀ fún wọn ó ní kí wọ́n gbà padà nígbàtí kí ni ó tààrí bá lọ́tán bó o ní ó ṣe wá jẹ́ wípé ẹn tó jáwẹ̀ nítorí pé òun wá lè fún àlàáfíà òun wá gbẹ̀lẹ́mìkan fún ara òun ó ní ọ̀wà ní sáwẹ̀ padà àti hmm. wá dúó báhùn ẹn bá wá wọlé ìpé ah, ogún lè wọ́n fẹ́ dẹ́bàí obìnrin lọ́dún yìí nínú oyún lọ́dún tí ń bọ̀ ìdí ń tọ́mọ lọ nígbò lọ fẹ́ bọ́m̀bí alamari àhá àwọ̀ àjá sínú masalami tí ó kìí alamari jẹ́ àfi sahih bal fi sahih hal marika umil mu'minin aisha ta radiyallahu ta'ala na rọ̀dọ́ha ìyàwó aisha ní sàn bá ń sọ̀rọ̀ jọ kan ó sọ́rọ̀ wọn sọ fún àwí pé man mata wa alayhi wàlíyù rẹ̀ olùgbọ́jọ rẹ̀ àbọ́m̀bí wàlíyù olùgbọ́jọ rẹ̀ kọba gbàwẹ́ ń padà mamata ẹni ọba kú wà lè ìsìyàmú tó sì ní àwẹ̀ lọ́rún àkọ́kọ́ náà àwọn àfá àkọ́kún méjì lórí àdífì àwọn fùkọ̀há la tadkhuluha an-niyaba tí wọ́n bá ti sọ wípé àwọn mú wábí kọ́ ìdà ṣùgbọ́n sí

لما جاء في السنن من علي بن عباس رضي الله تعالى عنه في قصة رجل يقال له في قصة الرجل في صاحبه شبرمة أمسا سامسة حاجي له وقال قوله فقال لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك مواجهك اليوبا مين وقال tó bá jẹ́ pẹ́lú mi ilẹ̀ bá ṣe اي ما فوق ẹ ma fó kóntọ̀ sí làbáìkà Allahumma an Sulaiman làbáìkà ọlọ́run bá mọ́ wá jẹ́ pẹ̀rẹ̀ èmi kí mo nìpe yí o wọ́n rán mi ní o ọkùnrin wá ń sọ pé labbaika Allahumma labbaika an shuburuma labbaika an bí wà pẹ̀ lábọ́jáwá ìwọ kọ́ ló ní ájì tó ń ṣe olùnkọ́ o ní shuburuma ni tàwà ń shuburuma o ní akhun li aw qaribun li shakum na rawi bọ́dà nafsik sí wọ gangan ti sí ájì ah oní tí sí o àkọ́kọ́ wà náà ni o àrẹ́bí ni hajj an nafsik thumma tahujju an shubruma ọya ma change àníyàn bá ìwọ̀lò ní ájí ilé nígbà ọba parí ilé ẹm tí ó bá tí ìsí ájí ọ̀rọ̀ yẹn atọrun tí ẹ kì í bẹ́lù mí sí alákúnlé ìntàfẹ́fà yọ́ mẹ́ni wípé a ti mọ̀ báyìí wípé a lè báyàn ṣe ìbádà tán fara sí tó jẹ́ kọ́ bá gba àwẹ̀ ń padà irú àwẹ̀ àwọn sorry àkọ́kọ́ àwọn afá àpọlójì àwọn afá aládìísì ní nígbà àdìísì ti wáyì àrọ̀gbọ́dá ká máa sọ wípé àìbáyàn ṣe irú ìbáyà tán fara ṣe ó nẹ̀rún kò sírú tó lè máa sìyànláyé tí wọ́n ìbáyàn kírun ẹwà dí àti bí ìmú ẹmọ̀nù ọ̀rọ̀ wọ́n ìbáyàn kírun ẹwọ ọ̀nà tí àwọn tí wọ́n ń fi ẹ̀sìn bojú gbà àwọn èèyàn tó gbọ́rọ̀ gbà nígbà ti gbọ́ wípé àdísù jábìrì abdullahi ti bẹnu sọ̀hẹ́yìn nípa pé alámọ̀sọ̀sọ́rọ̀ alistikharo fil amri kulliha gbogbo àwọn alamẹ́rì tàbá fẹ́ dáwọlé tẹ́rùn bá wà tàà ń ṣe èmèdí lórí rẹ̀ annabi kwa ní istikharo istikharo o náà ni kéyàn ó fi nǹkan lọ tí a bá fún yàn kharo Allahu li ọlọ́lọ́yàn fún mi o astakhiru rabbi in wà kọ́lọ̀ wọ́n yàn fún mi wọ́n bà tún máa sọ fáwọn yà ní ìsìn pé sísà lórí ọ̀rọ̀ àfáàtẹ́sọ́yìn bóòrùn lọ máa jọ kòyìn àbúnkọ́ ẹmọ́ wọ̀rí àbáyí sí istikhara sí kò sí tí ń jẹ́bẹ̀ inú islamu mọ́mátà ẹni ọba kú wà lè síyàmùn táwẹ̀ ẹ̀bẹ̀lọ́rùn rẹ̀ sọ́ọ̀mà ní wàlíyù rí ọba gbàwẹ̀ wọ́n ní àtúbọ̀ síbi àwẹ̀ wọ́n ní àwọn apákà sọ pé kò sí rọmọdọ́n bẹ́ wọ́n láwọn gbà pé èyàn lè bá yàn gbàwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ sọ́ọ̀mà ní wàlíyù ẹni e, rí ọgbàgbà àpákan ni hadithu àwọn ọgbà pẹ́nìkọ́ ọbẹ̀ ní ìkẹgbà àwẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ni ìyàwó ìṣàgbàwẹ̀ ọgbà wa abúlẹ̀bùlà bá sí náà gba tọ́jọ mọ́bẹ̀wà àmọ́ nípo ọkùnrin kan àtobìnrin kan kò sí tìrọ́bù bi bí kíṣọ̀nsí wà ni

kèsà ọ̀dá alẹ́báyàn gba àwẹ̀ asáti nínú àdífì àwáíṣà àti nínú àdífì àwọn Abbas fine wọ́n wá ní kálọ sínú musannaf abrazak wa musannaf abishaiba ìyáwáíṣà njọ́ka àwọn kan wá bilẹ̀ rẹ̀ wípé ya ummul mu'minin inna mar'ata matat wa alayha siyamun afana summa anha awalabi lágbájá obìnrin dáadáa ni ó kú ó sì láwẹ̀ lọ́rùn sí alẹ́bàgbàwẹ́ ń padà onílà yútu àmọ̀ àníhà wọ́n ni wọ́n ní olóṣìgbà àdíìsì ẹni ọba kú tọ́láwẹ̀ lọ́rùn kí ara lè rọ̀ bá gbá padà gbà àwẹ̀ lànàbì sọ́mbẹ̀ ìyàwó ìṣà nínú wípé wọ́n bàgbà òní bàgbà wọ́n sì kí ni wọ́n bọ̀ ọ̀yàn fún dípò kí wọ́n gbàwẹ̀ padà ni àmbọ̀ nínú násùmí tọ́wá lọ́dọ̀ ìyàwó ìṣà rúwẹ̀ àn ummil

ara ilé rẹ̀ ẹni rẹ̀ yọ́ọ̀bà bọ́ọ̀yàn ni kìí sí pé yọ́ọ̀bà sí kíni o yọ́ọ̀bà gbàwẹ̀ padà àwambọ̀. masala kan bẹ̀ tó jẹ́ masala sùlẹ̀ àrọ́dọ̀ àwọn àfá halil mu'tabaru ma rọwáwù àwọn ma rọ̀áwù sí àwà rẹ̀ lẹ́nu rẹ̀ àwa ní àsìfẹ̀ẹ́sẹ́sìn wọ́n sì jọ pọ́ láti ẹ̀sìn ni ṣe n tí sàbẹ́ bá gbọ́wà fún alátọ́dù annabi ṣe n lọ́kàn àwà jù ta fẹ́ ti sẹ̀sìn àbí n tí sàbẹ́ bá rí sí n tọ́ gbàwà àwọn àfáàfà mara wọn lọ ṣùgbọ́n wà sọ̀hí annal mu'tabara ma rawahu òun ni ọlọ́run ó fi bá wa sọ̀rọ̀ làwàfẹ́ fi sẹ̀sìn kìí ṣe tó ń bá rí nítorí pé ọ̀sọ̀ àbà náà ma ń gba àdífì wọ́n gbà mí tó jẹ́ pé yìí tí wọ́n gbọ̀yé ń bẹ̀ ó lè mọ́nà bá dìsì gangan ṣe lọ ṣùgbọ́n àdífì bẹ́ẹ̀lẹ̀ lódidi tó wọ́n change in tiẹ̀ irú masailu báyẹ̀ ọ̀pọ̀ lóṣìíríṣìí kí ya wá iṣà ọgbà àdífì wa tó wa tó ti kú kí wọ́n sì máa a gbà wà ń lọ́kàn wà káwà padà síbi tí wọ́n gbà wà a rí pé èèmọ̀ kan bẹnu àdífẹ́ annabi ni sọ́ọ́mà anú wàlíyù ẹni ọba kú tọ́ ní ààwẹ̀ lọ́rùn ẹni rẹ̀ kọba padà apá kan ní wàlíyù yàtọ́sù bil wọ́n ní àwọn tó lè jogún ẹ̀mẹ̀ kan ni fine ajẹ́pù ẹ ń bá kúnnà wà tọ́ láàwẹ̀ lọ́rùn báwẹ̀ yóò ṣe jogún náà wó tó jogún ma ẹ̀ndáfún tòlò ẹ̀ǹpínlé

tó jẹ́ àmọ̀ wípé asọ́bà kèése túnmọ̀ rẹ̀ ní asọ́bà àti mẹ́kàkù tó ogun kamatology na mbẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kẹta sọ́mà wàlíyùhù ẹlẹ́ẹ̀kẹrin o ní wàlíyù rẹ̀ o náà ni gbogbo ọmọ ya rẹ̀ ní islamu ni tó súnmọ́ ni o ni o mo mara ti wá káyé oke. bóòlù mo sì fẹ́ gbáwẹ̀ mi lẹ́kọ́ ọkọ̀ sásùn wọ́n mọ̀ ní pé tí n bá ti ẹ̀lọ mú gbólóhun alìkìyàmọ́ náà ni mo fẹ́ gbà padà ṣùgbọ́n tí yàn bá wà ní lọ́rùn kọ́ tí yàn bá ń sí kìrí kan mọ́ra wọn ni èyàn mọ̀ sí tó bá lè gbà ni gbogbo àwa mùsùlùmí nítorí arúgbó ni alẹ́wọlé mi tó jẹ́ pé àwọn tí à ń wò wípé wọ́n lè jogún ẹn tó kú ìwò lè jogún ẹmẹ̀ tó rẹ̀ sì ti change wò sí musulmi tàbí kọ́mẹ̀lẹ̀ tó lè bá jọ ẹ kókọ rẹ̀ ìtumọ̀ náà ni wípé ọba rẹ̀ sọ wípé wàlmùmínúna ba'duhum awliya'u ba'd ẹ̀yin mùmìnì ni wàlíyù ara yín ànábì wà ló kẹ́lìmọ̀ la yahtassu bil ẹ̀ẹ̀lẹ́ gbọ́ kí wọ́n bá yàn san gbèsè kí wọ́n ma wá bí kọ́ wá padà lọ gba lọ́yà wípé ẹ̀tọ́bùn san gbèsè òun fẹ́ gbìlọ̀ kọ́tù fọ́nìkẹ́rẹ́ oúnjẹ pé kèèsè fámílì òun ọlọ́n ti fi Islam sógó apapọ̀ ajẹ́pẹ́ tí wọ́n bá ṣẹlẹ̀ bí mọ́gàjì bá lè gbà fáìn agbára wa masalasi wa àìmẹ́yẹrú ẹ̀ lọ́lọ́n ti bá ìyànjú ń bí àwà àgbà papọ̀ ọwà ní mẹ́jẹ̀ mọ́nú ṣe rí gbogbo àwẹ̀ ní kìíní ìkóónú tí àbá láwẹ̀ rọ̀mọ̀lọ́nù nínú ọkàn ṣùgbọ́n àwọn àrán àwẹ̀ kan bẹ tó jẹ́ wípé àwọn ní dandan tàtàbù dandan níbẹ̀ wọn ọ̀bọ̀rọ̀ mọ́gbà tẹ̀lera wọn àwẹ̀ oṣù méjì fún ẹni tó jẹ́ pọ́páyàn ó sì pàyàn ní tí ó bá gbà fún wọn ò lè kó èèyàn sí ìjọ kí wọ́n gbàǹjọ kan náà o òun ni àlàyé nú àti ìsẹ̀ èèyàn 60 jọ wọ́n wà gbé kàlẹ̀ndà àwájú wọn wọ́n wà pín ọjọ́ fún oǹkàlùkú ẹmù lọ agbálagbà tí ó mọ̀ bọ́yàn kí n sáré kí àbíṣì ẹ lè bọ́yàn fún àwẹ̀ òní nírú táìmù yìí o nígbà tó rùn bá wọ̀ tó dipá ń sínú ó làwẹ̀ onídọ̀ranyàn fún pẹ̀lú pọ́báyín láyé bó ṣe jẹ́ pé ẹ lè bọ́ọ̀yàn lé láti ṣàbánì ah, Ramadan ní bọ́ì ẹ̀ tí ó rẹ̀rin ó ti abọ́ọ̀yàn tàbí no ààlì sí ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní àwẹ̀ márùn lọ́rùn pé ti di bí márùn nítorí pé ìwé àmì pé wọ́n ní ìtíkùnà fídíà tó ń tọ́ àmù masakin àwọn mímọ̀ ní ọlọ́run ọba máa fẹ́ léyìí tàwà lọ́lọ́gbọ́ ni aláìní kan ìlò ni oúnjẹ ẹjọ́ kan o ẹ lè pa oúnjẹ ẹjọ́ méjì pọ̀ fàláìní ẹyọ kan o ìlọ́fà amẹ́sìnú Malik ọgbọ̀n aláìní ni ọlọ́ kó wá sílé rẹ̀ tí rọ̀mọ̀tọ́ bá parí nínú ẹni tó bá fẹ́ ojú méjìlá ní a lè máa bọ́yàn di ojúmọ́ ṣùgbọ́n di ojúmọ́ ọgbọ̀rọ̀ máa jẹ́ ìgbà tí oòrùn bá wọ̀ ìgbà ńlá wẹ́ndì ọ̀ranyàn tàbí kéyìn ọ̀sọ̀ ní ìdí ìgbẹ̀yìn Ramadan

fine tí wọ́n bá wá jọ́lọ́sì nǹkan wà ìdá àásàrọ̀ ìmàrídù lẹ́dí láyúrùjẹ́ àbúrú òhú àwílkẹ̀bírù lẹ́dí dọ̀ afáhùlẹ̀ haram àgbàlagbà tí ogbó ti wíkin rẹ̀ aláàrẹ̀ tí ìran ààrẹ ti ń sí èsì ààrẹ tó rò pé ó lè lọ bọ̀rọ̀ báhùn ó lè lọ bọ̀rọ̀ náà sí ààrẹ tó سقط عنهم القضاء سقط عنهم الصوم والإطعام irú àwọn eléyàn a wípé wọn láwẹ̀ tí wọ́n gbà fine wọn ò tún tí wọ́n bọ̀ ńgbà tí ò tí agbara agbára nítorí pé ń tàn gbọ́yé ní ẹ̀sìn wípé láwájíbà máa lè àjízi ọ̀gbọ́dọ̀ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fẹ̀rú kan tó sì ti fi fi ọgbọ̀n mọ́sẹ̀ ráyìí kò sì sàgbọ́dà tó ń tọ́ ẹ̀ṣẹ́ ọlọ́wà ní ọgbọ̀n mọ́sẹ̀ ọwọ́sẹ̀ náà ní ọlọ́run ìsìnbẹ̀ abadan ẹ̀ lè bá nù islamu kí wọ́n sọ ẹsẹ̀ yẹn méjèèjì pọ̀ wọ́n tó wá sọ méjèèjì pọ̀ sẹ́yìn wọ́n wá jù omi wọ́n wá ní in tí ó lè yọ́ta àfi ní tọ́mbà ní káràrí ọmọ kan omi ẹ̀ lè bá nù lẹ́yìn àwọn àlàyé táà ti sẹ́yìn àwọn àfà náà pọ̀ láàrin wa zaituni onímímani aláwùyé onímímani abdullahi fulani onímímani ẹ máa bí oún kálukú wọn léèrè bákanáà ẹmbásí rikọdù kọ máa tó pọ́pàdà àwọn obìnrin mo ti sàlàyé fún wa gbogbo tẹ́mi náà se lórí àlàmárì àtẹ̀ntí mo mú mo mú pẹ̀lú bí mo ṣe fẹ́ pàdé ọlọ́mí èyí tó bá wọn kálukú ló lè múnú àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ máa fi nǹkan kàpàmọ́sọ́lọ̀ wípé tí wọ́n bá bí ọ pé kí ló tó fi wá mú eléìkí lóòrì ìntẹ́mì ó wí lọ́fà gbogbo àròyé tọ́pọ̀ lórí ìntẹ́mì mú èyí lómí ilẹ̀ pé ìyàwó mi ó ní àì ọmọ ìyá ti yọkùnrin ọ̀nà rẹ̀ o àṣẹgbónà kẹtẹ ẹgbẹ́ onílẹ̀ ìkarùn àwọn afẹ́ sọ́rẹ́nu ọ̀láwẹ̀ tọ́pà padà oṣù lẹ́yẹ̀ tọ́pọ̀ o lè bíbó ó sì kún tẹ́ ẹ̀sọ̀ fọ́lọ̀ kí ló dé tó fi wá mú kí ó tó fi mú owó ìbáyàn dá sí yàn o ń kàlùkú ni ó dì mẹ́rù rẹ̀ kó tó kú ní kíni o kó tó kú láyé ẹ̀yin obìnrin wa ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ẹ máa bímọ ǹsọ́ ẹ sáà máa bímọ ọlọ́run owó wọn bí ibi láì tààlá yóò sì jẹ kárí wọn tọ́ ní ọ̀nà tààgbà rí ọ̀nà ọlọ́run ọba ọmọ àbárẹ́kàsì ọlọ́run ó sì máa kíni o ní ọmọ fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n wò pé àwọn òbí mẹ́ta wọn ọlọ́run bá ní fọ́tún náà lẹ́mì má jẹ́ kí ó sì ọgbà ọpọlọ mẹ́ta wá ló sí o ọ̀rà ní kàṣẹ̀rẹ̀ mọ́tọ̀ alúsí o tọ́rà ní kàṣẹ̀rẹ̀ mọ́tọ̀ alúsí o bí hakila hàn ọ̀tọ̀rọ̀ bílá gbogbo ń tàṣàráyé gbogbo tí wọ́n bá fi sí àṣìṣẹ́ mẹ́ ọba dẹ́dà ẹ̀mí mi olóṣe eléyìn in tí mo bá sọ̀tọ́ bá jẹ́ tí ó ṣe dédé tí ọba dẹ́dà tọ́ ń fẹ́m̀bẹ̀ ìwọ ló ní kùngẹ́ wa gbà wà fi títóbi rẹgbà máwo kíkéré tiwa fi mímọ̀ rẹgbà máwo dítọ̀ ti tiwa bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard wa ja'ala adh-dhulumati wan nur ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوسك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمتنا لقد كثر النزاع حول مسألة القضاء والإطعام للحبلى والمرضي وكذلك الشيء الكبير وكذلك المرأة الكبيرة وكذلك المريض الذي لا يرجى برؤه أمة الإسلام قديما وحديثا اختلفت كلمة للعلم في هذه المسألة ولهم في هذه المسألة أقوال متعددة والقول الأول وهو قول الحنابلة وهو قول باعتبار مصلحة المرضي والحبلى وكذلك الرضي والجنين فإن أفطرت الحبلى والمرضي إن أفطرتا خوفا على أنفسهما فعليهما القضاء فقط عند الحنابلة أما إن أفطرتا خوفا على أولادهما فعليهما القضاء مع الإطعام وأما إن أفطرت هذه المسحلتين يغلب في هذا جانب مسلة الأم فنكتفي بالقضاء دون الإطعام فللأنابلة في هذه المسألة ثلاثة أقوال مع مراعاة مصالح كل منهم أي من الحبلى والمرضي والرضي والجنين والقول الثاني عباد الله وهو أنه لا يلزمهما القضاء وإنما يلزمهما الإطعام واستدلوا بأثر ابن عباس بأثر أنس بن مالك رضي الله عنه أن صلى الله عليه وسلم قال إن الله وضع الصيام أن الحبلى والمرضي وكذلك بأثر ابن عباس في قوله تعالى ولا من يتركنا فتار طعام مسكين أنه أن هذا باق في حق الكبير الشيء الكبير والموت الكبيرة فوقهما يتقان الصيام ويفتران ويطعمان وكذلك المرضي والحبلى إذا خافتا على أولادهما أفطرتا وأطعمتا بارك الله لي ولكم في القرآن والسنة ونفع الله إياكم فيما ذكركين تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد اصطفى عباد الله اتقوا ربكم في السر قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أمة الإسلام فإن الله سبحانه وتعالى قد رخص للمريض والمسافر أن يتو أي أن يفترى أيام رمضان ثم يقضيان في أيام أخر قال الله تعالى أيام معدودات فمن كان منكم مريض على صغر فعدة من الأيام الأخر لذلك القول الثالث عند أهل العلم للمرض والحبل أنه لا يلزمهما الإطعام وإنما عليهما القضاء تقضيان أيام ما أفضل ترتاها هذا هو القول الثالث والقول الرابع هو القول بالتخيير بين الإطعام والقضاء إن شاءتا قد قضيتا وإن شاءتا أطعمتا والقول الخامس والقول بإسقاط كل من القضاء والإطعام لا عليهم القضاء ولا, ولا الإطعام وهذا قول لبعض آل العلم أمة الإسلام والذي أدين به ربي سبحانه وتعالى وما مال إليه شيخي العلام ابن الثمير رحمه الله تعالى وهو الإلزام بالقضاء لا بالإطعام فإن الله سبحانه وتعالى رخص للمسافر والمريض ما أنهما يفتران لمرض والمشقة متبينة ما هذا أمرهما بالقضاء أياما أخر فكيف بمن أفطر لمجرد الصحة فإن, فإن, فأن, فأن نلزمه بالقضاء من باب أولى أمة الإسلام واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد رخص لكل من مات وعليه السيام أن يصام عنه جاء هذا في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى نظرها قالت قال رسول الله صلى الله عليه وسلم من مات ولي صيام صام عنه وليه فالولي هنا اختفى العلم فيه لكن الحق أحق أن يقال أن الولي هنا جميع المسلمين قال الله تعالى والمؤمنون بعضهم أولياء بعض فنسأل الله الذي لا إله إلا هو أن يعين نساءنا على أداء هذه الشعيرة العظيمة الصوم وأن يعينهن على الاهتمام بهذا الشهر المبارك وبالقضاء لمن عليها القضاء منهن وأن يوفقنا لما يحبه من من القول والعمل وهو لا ذلك قدير وبذل جدير ونسأل سبحانه وتعالى يجنوا إياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا يا رحم الرحمن اللهم ربنا وفقنا في هذا الشهر واجعلنا من متقائك من النيران فإن لك في كل ليلة انتقاء من النار اللهم ربنا آتك رقابنا من النيران وآتك رقاب والدنا من النيران وآتك رقاب أولادنا ونسائنا وعلمائنا وإخواننا المسلمين من النيران يا رحم الرحمن اللهم ربنا اجعلنا ممن صام رمضان إيمانا واحتسابا وجعلنا ممن قام ليلة القدر إيمانا واحتسابا يا أرحم الراحمين ويا أجود الأجودين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم أسرارك المسجد القائل في مقبل من نسي الصلاة عليها خطي طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا مزيدا الله أكبر الله أكبر أشهد أن الله